الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه بعد أتقفنا الله سبحانه وتعالى أترى لكم كي أتقفنا نبو محمد صلى الله عليه وآله وسلم حديثتي من حديث أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا صلى أحدكم فليجعل تلقاء وجهه شيئا فإن لم يجد فلين فلينسب عصا فإن لم يكن فليخط خطا ثم لا يدوره من مر بين يديه أخرجه أحمد وابن ماجه وصححه ابن حبان ولم يسب من زعم أنه مضطرب بل هو حسن so hadithi tí a fẹ́ wò ní hadithi wa Abi Hurairah radhiyallahu anhu tí wọ́n ní pé tí kọ̀kan ní bá ń kírun kó gbé sí wájú rẹ̀ shay'an kó fi nǹkan síwájú rẹ̀ so tí ó bá rí nǹkan kan tí ó ṣe kí tí ó fi síwájú rẹ̀ kó fi ọ̀pá síwájú rẹ̀ tí ó bá rí kò ní affected. ẹ̀ so inshallah pé àti touch touch àwọn point ẹ̀ inshallah ní àwọn ahadith lè tí a ti mú síwájú ilé ìtọ́kù tí a o ní pé òkè yìí tó gbẹ̀ ní báàbù yìí àdífẹ́ gbẹ̀yìn ni pé àdífẹ́ àbí sa'id al-khudri náà ni radiyallahu anhu qala qala sallallahu alaihi wasallam لا يقطع الصلاة شيء وادعوا ما استطعتم أخرجه أبو داود وفي سنده ضعف so nínú talimin hadith yìí ni pé zahiru hadha alhadith anna as-salata la yaktawa ayyu ma'rin amama al-musalli walau lam yakun lil musalli sutra nínú talimin nínú hadith oni pé tó ń ke bẹ́ẹ̀ ko ko rinlẹ̀ kò rinlẹ̀ ní ọ̀rọ̀ yìí dọ́dọ̀ nẹ́bà Muhammad sallallahu alaihi wa alihi wasallam ìbẹ̀ẹ́kì bí orin lè ní ìntàlẹ̀ mú bẹ̀ ní wípé kò sí nǹkan tó lè bá kínáǹgbẹ̀ nǹkan tí ó bá kọjá wájú yàn àwọ́tí nǹkan bá kọjá wájú yàn kò bá ìwọ̀n kínáǹgbẹ̀ àbóbìnrin ní ètò tàti lè pè ní obìnrin tó bá kọjá ní wájú yẹn àbí kẹ́tẹ́kẹ́tẹ́ tó bá kọjá ní wájú yẹn nígbàtí yẹn kí lọ bèyìn kọwà bèyìn asótọ́rọ̀ den ìrìnlẹ̀ bàjẹ́ so almuhim àwọn kata fẹ́ mú níbi ọ̀rọ̀ sótọ́rọ̀ àwọn náà ni a ti mú yẹn an bí Allah subhanahu wa ta'ala kó fi ẹsẹ̀ níbi sọ́lá nínú àwọn àrìkánù sọ́lá náà ni nínú àwọn ogun sọ́lá so inú àwọn kata gbọdọ̀ mójútó gani wọ́n ni al-khushu' qala jama'atun min as-salaf al-khushu' fi salati as-sukunu fiha ìdọ́gbẹ̀ ní al-khushu' níbi wọn wọn ni kíyàn farabalẹ̀ lórí wọn imam al-Baghawi sọ pé al-khushu' fil badan wal-basar was-sawt wasaut kódà níbi ohun khushu' ma yọ bí ohun náà ọ̀kọ́lá Abu Shaymaa huwa at-tadallul wat-tawadu' lillahi bil-qalbi wal-jawarih òun ni kíyàn yẹ pẹ̀rẹ̀ ara yẹn fún Allah pẹ̀lú ọkàn àti àwọn oríkèríkè ara wa qala o ní kíyàn yẹpẹrẹ ara yẹn síwájú ọba tí ń pàyàn láṣẹ kíyàn dẹ̀ jùpájú sẹ́lẹ̀ fún ìdájọ́ rẹ̀ wọ́n sí yá ilhaq fàìtàlákọl amúrọ̀ bí kọbúl wọn kíyà látara abẹ́ o ìyó jùpájú kó wá jù pájú sẹ́lẹ̀ fún àṣẹ ọlọ́run láì ní sí àtakò kankan bẹ́ẹ̀ àbí yóò rí wà tẹ́dọ̀ rẹ̀kọ́lùbọ̀hú ọwọ̀ ìtẹ́dọ̀ rẹ̀kọ́lùbọ̀hú wà yẹn kẹsìrú lè náà rẹ̀ rọ̀bì ìlà kọlùbìhí wàjàwà rẹ̀ so kẹni wá ṣe hmm? so kó wá mọ́ bí pé lè náà rẹ̀ rọ̀bì ìlà kọlùbìhí wàjàwà ọlọ́bàá sí wọ́n jí pé ọlọ́bàá ń wọ ara wọn so tí wọ́n ní pé tán pè ní al-khushu' oníkíyàn pa ọkàn pọ̀ síwájú ọlọ́run ọba pàápàá so lórí irú àwọn definitions yìí o nasha'a khilafu so ibẹ̀ ni khilafu àwọn onímọ̀ ló min a'malil qalb sí khushu' sínú àwọn sí ọkàn ni aw min a'mali al-jawarihi àbí nínú àwọn iṣẹ́ ara kasukun gẹ́gẹ́ bí kíyàn dú aw huwa min majmu'il amrin àbí méjèèjì ní oko sínú so ọ̀rọ̀ wà mẹ́ so nínú àwọn ọmọ ọ̀rọ̀ nínú àwọn tán wá ní qala Ibn al-Qayyim rahimahullah i'lam anna وعملك وعيوبها لك تجعل القلب خاشيا لا محالة wọ́n ní ṣẹ́rí ẹlọ́mọ́ ipé nínú tí ma ń hun tí ma ń jẹ́ kí kùsù òkú mọ́ hù o ní pé kíyàn mọ́ wo àwọn kíyàn mọ́ wo àwọn deficiencies tí ń bẹ lára wa kíyàn mọ́ wo ra yà nínú ọkàn nínú ẹ̀mí àti nínú sẹ́yàn ah, mo yẹpẹrẹ tó bá yí bá so because kí èèyàn kó mọ́ wo ìyẹpẹrẹ ẹ̀mí ara rẹ̀ kí a mọ́ wúra rẹ̀ kí a mọ́ fìgbà kan rírà gẹ́gẹ́ bí ẹni tó pé kí a mọ́ rí àbíká ah, ẹ̀dàkùn kí ní ìmọ́ jẹ́ kí ẹni ọkùnṣù rọ̀ kí a mọ́ wúká ah, èmi ah, ọ̀daràn ní mẹ́rún so ló jẹ́ pé kí a mọ́ da ojú ẹ̀bí kọ́ra yẹn nípa á gbọmọ tó fẹ́ dèyàn rí báyìí gbọmọ tó fẹ́ dèyàn gidi kì í ṣe kí a mọ́ fojú wúra yẹn gẹ́gẹ́ bí ojú ẹni tó pé kò lè ṣe mistake àbújá tó ṣe pé yọrọ wọ́n ni lùmọ̀tọ́ láti rìn yóò bí nafsi wa máàlìhì

wa qillatil yakin ká ìnígbàgbọ́ mẹ́gá sí ò fẹ́ dínkù báyìí wa tashattutul azima azima mi ìpinnu mi tí mo mọ́ láti ṣe tó bá jòdòdó sí ìsẹ̀ pé kí n kójọ sí tó dání wa adam tajawudil àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí wọ́n mọ̀ wọ́n nǹkan kí wọ́n mọ̀ wọ́n nǹkan kí a mọ́ bílífù pé èmi ló fi sọ́kítọ́ bá ń ṣe wá sí èyàn kí bílífù pé èmi kọ́ lọ́mbà rí ilé ilé èmi òkó sílé èmi àánú èmi kọ́ ilé èmi kọ́ èmi kọ́ àjọ́nà bí kò ní padà sẹ́yìn tó kó sí wàláhì tí a bá wúra ẹ̀ dáadáa kò sí wá sí kan tí ò ní báyàn kò sọ́rọ̀ kan tí wọ́n sọ tí ó gba ẹ́ ah, ìmìlélé eh, ìbáwí o ìmìlélé ah, ìbáwí o ẹ́ ilé ìlú gangan mú kó sí kí mọ́ pàápàá ìlú gangan mú kó sí tó ń kálùkù wọn wọ́ra rẹ̀ bẹ́ẹ̀ kí ní ò jẹ́ ká wọn ṣiṣẹ́ so but ẹmẹ̀ tó bá ti believe pé wọ́n ní problem kí tí wọ́n káàkiri wá tó bá fura pa ní problem ní bá dánù wápé a ah, ibi ọ̀rá ń dòmí fẹ́rẹ́fẹ́ bá a ah, ah, lárájá ibi mọ̀ ẹmọ́ dòmí ó ti mọ̀ pé kí ní kan dùọ ló fi lè pèèyàn kíákíákà kí ní kàfẹ́ máa ṣe mí o àmọ́ tí nǹkan bá ń ṣèyàn káti kó ajẹ́ chronic disease disease tó ní agbára àmì yóò pé nǹkan ṣeun ẹgbẹ́ tí wà lára yàn fún years èyàn onímọ̀ èyàn tí ẹ̀mọ̀ pé kí ní ṣe ní èmi ò máa bàtí ó kẹ̀yà bá kì ní ká ọkà sí ẹ̀ kékeré yíkà tí gíga in tí tó ti wà lára yẹn ni ẹ̀ríkà nǹkan ti ṣe láti bí ọdún mẹ́wàá a ó ti wá jẹ gbogbo kìní kan ó ti bá kìní kan jẹ́ lára ó ti bá kìní kan jẹ́ láàmọ́sáka kiri èèyàn gẹ́gẹ́ wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ wa nǹkan ṣe ọkàn wa tipẹ́tipẹ́ ìkan ṣe ìmánì ni pé àyíkọ́kọ́ àyíkọ́ àti ẹ̀mọ̀ pé nǹkan wa níbi kọ́ àgbà pé nǹkan ṣe wá èyàn tó bá mọ̀ pé nǹkan ṣe wọn tó gbà pé nǹkan ṣe wọn wọn ni ó sáré lọ síbi tí nǹkan ti ń ṣe àmáwẹ̀ ìgbà kódà lèmí tí wọ́n worst kì ń wúra rẹ̀ kì ń pè ní ara rẹ̀ sákèsí ẹmọ̀ kí ẹmọ́ láàgbà mí kí ẹmọ́ jòkó nílé tó kàn lọ ọ̀rọ̀ hangi sẹ́kọ́nà kan ó àmọ̀ òun nípa ara rẹ̀ báyìí pé ẹdú ti ń bá kúlé nìyí sí mo lẹ́tọ̀ sáàlì jẹ́ náà lọ́bàá rẹ̀ báyìí tí tí wá kúlé ní báyìí tí mo ṣe kìní kan síwà tí ò ní gbé mi wọlé báyìí àwọn èèyàn rọ̀bẹ̀ tẹba tó wọ́n ráàrùn mẹ́lẹ̀ tí ẹtùn dọ́ta bí a ń ṣe wà sí bú mi èmi èmi nò èmi nò ẹ̀yìn èmi èmi ní bá mi o ń tẹ́lẹ̀ mi sáré bọ́rí wà sínú wallahi rọ́nì kódà a ní èyàn mọ́ fún yẹn ní excuse pé à ìwọ́kọ́ lélẹ́ ń bá wí o ayọ́rọ́ èmi gan wà náà ti ń bá wí èmi èmi kó dèmi tí mo ń sọ̀rọ̀ gan ẹ̀yìn bọ́nu gbogbo nǹkan tí wọ́n ń sọ yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ lára tango tí ó ní kálùkù gbọdọ̀ mọ́ wúra rẹ̀ bá ṣe bá wúra nìyẹn ilé ló mọ́ ń bí kòṣòrò sínú ọkàn because ìwọ́n tó kọ́kọ́ bó láọkọ́ jí láwọ́ báyìí pé eh ẹwà dúró ṣe tó wà lọ́rùn báyìí o tí ní o kọ́ ní kọfẹ́ ó kọ́kọ́ mọ́ sága kí náà bó ẹsẹ̀ yìí ti kọ́kọ́ bí ṣe ìtara fẹ́ ìtò ti kọjá iná kí wọ́n mọ́ wó pé àwọn nìkọ́ọ̀tù mo ilé ó dà pé ilé ni ilé ilé ilé ilé ló jẹ́ pé ìrọ̀gbọ́dọ̀ kódà kò yẹ kí ẹmọ rí húsùn ara ẹ̀ bí a ìrìn náà mo ti wá ẹ̀rọ̀dà kí mi náà ti gbìyànjú díẹ̀ díẹ̀ láà abadan nùsọ́ọ̀lù ẹni ọkọ̀ mọ́rí Ibn al-Qayyim ṣe àpòjú ìkìníkan nínú ìkànnà àwọn kútùbù wọn wípé mélòó mélòó sí ìdè ọmọ ní yóò padà sọ ẹni tó kó sí ibi ọmọ náà onígbòdó ìṣẹ̀lẹ̀ ẹmọ̀ owó ó ní kínáàkì ẹnìkan sí ẹlọ́run ó wá sí ẹsẹ̀ yìí ah! ó wá wọ rẹ̀ pé kí ni mo ṣe yìí ó wá yẹpẹrẹ ara rẹ̀ síwájú ọlọ́ọ̀bá subhanahu ah èyàn ni yóò kódà èyàn lẹ́dẹ̀rẹ̀ dẹ́yìn tí ẹ̀jẹ́mọ̀ kankan níwájú ọlọ́ọ̀bá gbọ́sẹ̀ báyìí ó wá ń fojú nùsọ́nù wúra ìgbà tó bá sẹ́lọ́n táyì ah, ah, kí ni bóò ní rú bóò mo sì lè mọ́ sí rú nǹkan báyìí ah, mú mọ̀ pẹ́sẹ̀ kí ni mo sì ṣe kí ni wá yẹ pẹ́rẹ́rẹ́ débi pé Allahu Akbar ó wá ó wá in kására síwájú Ọlọ́run yóò wá pàdé ọlọ́pàá pẹ̀lú ìkìsáàrù náà ni pẹ̀lú kí ọlọ́run ẹlẹ́sìn ilé ìwòkè ẹlẹ́sẹ̀ pọ́nbélé ní mí fọ́yẹ̀gbẹ̀ẹ́ kódà ó tún lè pẹ̀ àwọn ìyẹ̀wó gara ẹgbùn tàà sí ẹ̀tún wo kò mọ́ dáfọ́lùgbà lọ́sọ́dọ̀ Allah ilé ni ó àgbẹ́ ní yíò àdìyàn tí ó máa ṣe tààrọ fọ́ọ̀rùn yóò àmọ́ ẹjọ́ máa ṣe báyìí yóò máa ṣe mútómútó yóò máa wòkè báyìí kò ní lè wo lè kódà nínú rírìn ìgbéraga ń bẹnu rírìn yíò ní tí ó máa wòkè báyìí pa ah, ah, ah, àwa ní àwa ní tán bá ní ta tún ní àwa náà tún ní àwa ní báyìí báyìí ni ó ṣe gbé lọ déwájú Ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́wàjú ojú ọkùnrin tó ṣe gan-an ìtì ẹ̀gbágan ẹ̀sọ́ sínú náà wọ́láhì kí ẹ̀mọ̀ sí sí olórí sẹ́ kó mọ́ sí sí olórí ẹ̀rù sì tún máa bá ọ́ ẹ̀rù ní wọ́n báyẹ̀ pé ọlọ́run rí kẹ́kẹ́ sí kí ni mo níwájú ọlọ́run subhanahu wa ta'ala kí ni yóò máa jáde lórí ahọ́n yóò tún wá rí bẹ̀ nínú ọkàn yẹn kì í ṣe kí yóò máa jáde láhán èyí mọ̀ mọ́nà ọkàn pé ah, ara ọmọ oníṣẹ́ wò rárá bíkọ́ tó bá ní kọ́ ti ẹ̀ kọ́bálà tó bá wà sínsí pẹ̀lú ẹ̀mí ara rẹ̀ tó bá kọ́bálà àwọn sí olórí tó bá rò bí ó sí pẹ̀lú àwọn ẹ̀ṣẹ̀ ó rí pósúnmọ́ káwẹ̀ ẹ̀ṣẹ̀ ti kọ́bà rẹ̀ ẹ̀ṣẹ̀ ó ti gbóté yẹnyẹ́ òtí ẹ̀ ní kankan wájú ọlọ́ọ̀bá gan lọ́sọ̀ ọ̀hánà wọ̀tàrà yìí tí kàṣíwá ni pé àkín bá ṣe mọ́ wo ẹ̀ṣẹ̀ ti fúyẹ́ jù ojú ta fún wẹ́ṣẹ̀ kì í sojú tó serious tí ó bá ti gbé ìgbọ́n kó lọ rọ́ọ̀bù kò tí ìṣẹ̀ lọ́dọ̀ tiwa ẹ̀ṣẹ̀ going and coming movement up and down akàn ṣẹ̀ṣẹ̀ akàn ṣẹ̀ lọ́ọ̀bá lọ tabani kama wọ̀nyí lásán gan isi ìlú rí wá ti tán níwájú ọlọ́ọ̀bá so gbé wọ́n sọ mọ́ wọ́n ويكمل الخشوع بتسفية القلب من مراعاة الخلق يوا ما pé khushu ní bí pé kíni ó bẹ̀ sí ní máa fọ́ ẹ̀mí ara rẹ̀ kò ní bí káwọn máa rí mi sí ari mi sí ari mi mo ń ṣe kíni kan lè bá rí mi kàyìn mi máa fọ́ ẹ̀mí rẹ̀ ẹ̀mí ni di ke yan gbé lọ hospital tó bá gbé lọ hospital tó ti fọ́ yóò sọ fọ́ mọ́ lọ́wọ́ hospital rẹ̀ na ni Qur'an wa Sunnah atalaya wa fa ni mima lórí rẹ̀ gẹ́gẹ́ bẹ́ yẹ́gẹ́ tó bá ní kánsà tó bá ní diabetes tó bá tètè lọ mójú tó ní kékeré nígbà tó sì wá kékeré yóò dì nǹkan lámọ́ lọ́wọ́ wọ́n kọ̀dà mọ́ ní láti máa gbé ọ káàkiri gbogbo lé ayé ni kò ní síbi tó ti rí òsàn máa wọ́n kọ̀ fọ́n dé tìjọ tó kù ni ó ti ge gẹ́gẹ́ bẹ́ẹ̀ lẹ́lẹ̀mí ẹ̀mí mọ́ ń padà dìdàkúlẹ̀ dé gbé kù kí ní ẹ ti pẹ́jù ní mẹ́rin òòyọ́ gbéraga kíbrù mọ́tọ́mọ́tọ́ kama ṣe sí arimi wàtàjìrídì ru'yatil fadl fayakhfa ahwalahu 'anil khalqi juhdahu èyí wà mọ́ fi àwọn sí olórí tí yẹn ṣe ó wà mọ́ fi pamọ́ fáwọn èèyàn àwọn kan rí kò sí àwọn yóò mọ̀ yóò hàn àwọn kan tó pé ó mọ̀ fi pamọ́ ayò ní mà ó ní kàrí nínú àti rafik láàgbà ti kọjá onígbé kan nínú àwọn ẹni rẹ̀ ìsíwájú wọ́n ma ń ṣe kíníkà wípé wọ́n ma ń gbí oúnjẹ lọ fáwọn aláìní masakin lóru àbọn wọ́n rí sí tẹ́nibodù tí fáwọn káwọn ni wọ́n ṣe ní wípé ìgbà tí wọ́n wá kú àwọn tó ń wẹ̀ wọn wọ́n rí àpá lẹ́yìn wọn tó ń tọ́ka lórí pé pípẹ́ ní yìí ma ń gbé ọ̀rùn wọ́n tó wá nọ́tìsì pípẹ́ tàbí ikú ń tọ́wọ́ ìgbà tó kú ń orí ìkẹta tó jọba ẹ̀mọ́ yìí ẹnu ọ̀nà wọn oníkálùkù wọn wá bèsè ná sójú ọ̀nà Ọlọ́run subhanahu wa ta'ala láì ní jẹ́ káwọn èèyàn máa kódà òye táwọn èèyàn bá mọ̀ bẹ́yẹ kó mọ̀ dùn yẹn kí àwọn ìfẹ́ káwọn èèyàn mọ̀ wò ah, ìfẹ́ káwọn èèyàn mọ̀ kí mo ṣe kí ní yóò ìfẹ́ káwọn èèyàn mọ̀ wò ìfẹ́ káwọn èèyàn mọ̀ wò àmọ́ òye ń ṣe lẹ́ni ẹlòmí ń ṣe tiẹ̀ yọrọ o ẹrí mi ní o ẹlòmí fẹ́ fún yàn kí ló fẹ́ fún yàn yóò ti online ẹwà ẹ lọ sí ilé kan ẹni àwọn ilé ìyá ilé tán gbé omi ẹ wá mú fídíò lọ ẹ wá ṣe fídíò bẹ́ẹ̀ ẹ wá ṣe fídíò yá ọ̀nà pẹ̀lú gbogbo tán tó tún sílẹ̀ yóò níyà ìlú lẹ́rẹ́ fún ẹn kìní kan ah ìlú lẹ́ kìní kan fún ìmáyì afún 200,000 afún ní kìní kan kìní kan afún kí ni ah look at her she's living kìní kan kìní given her why you kí ló tó tún ṣe fídíò rẹ̀ sí must you do the video so o lè lọ dédé ní kó tún expose àwọn ẹlẹ́ni ó tún ṣe fídíò àwọn ọmọ ẹ̀ àwọn ọmọbìnrin wà ń bẹ̀ àwọn ọmọ ìtọ́ má dàgbà tó má dẹ́gbà wọ́n rí fídíò yàgbò lérí ayé ti dáyé fídíò wọ́n wà fídíò ah sí ah, mi náà ni ìtìjú bẹ̀rẹ̀ ọmọ mi padà commit social tó bá padà dàgbà in táwọn òbí rẹ̀ ti ṣe sí fún tán ti ṣe fún lórí social media tán ti gbé sáyé ẹlẹ́kẹ̀ẹ́rẹ́ ni ìyá tó wà ta ní gbogbo tán sílẹ̀ rẹ̀ ẹ̀ ń ṣe fídíò rẹ̀ kí á ẹ̀ lójútì ni ìgẹ̀nú àtọ́kẹ̀ aláfàṣúnà náà post kíkọ̀ ìráfà súnnà oná rí iṣẹ́ káàkiri àpọ̀lú gbogbonulé omímú gbogbonulé òlẹ́wà kí ní ọ̀kìnì kan gbogbo yàrá wọn tí ó sí ìgbìdédé ní kẹ́ expose àwọn ìsáyé kẹ́ tó sórí fún wọn tí ó tó pé owó yàtò náà sì bá yíwa jẹ́ káwọn yásà rí pàwọ́ lásé à ń pín ìwẹ̀fà àwọn èèyàn ìyáyáwó oríkà wọn oríkà Yorùbá lẹ́fù ẹ̀kọ́ ẹfọ́lẹ́yọ̀ kí ni tí mo gbé ní Yorùbá lẹ́fù yóò bọ̀rẹ̀ ẹ̀rí pé inú olùsí yóò sínú ọ̀fẹ́ jẹ́ mọ́mú lórí kí ni a fún wọn sẹ̀mú kan a fún wọn rí kan ní yìí níka tó tó àsìrí àwọn èèyàn àsàlátù lẹ́vù kíníkà lẹ́vù kí ni gbogbo ilé wallahi àwọn kí ni èyàn máa ń sí fáwọn èèyàn kódà kò ní ìdá ah, kí ni kíníkà ó yá ẹsà rí àríyànjẹ ó yá ó yá ẹgbìlọ pé ẹ̀yìn ẹgbìlọ fún láwájá ó yá ẹgbìlọ fún láwájá ó yá kí ni dẹnu kọ́ ni ká gbé fídíò agolo méjì náà ni ó ẹgbà ó kí kí ni kò nídì wọláhì kò nídì kò nídì ká tó fásí ìyàwó yìí ká tó wá sọ wípé orúkú yàtò lọ́lìkì káwọn yẹn sáàrí pàwà lásé sí ń torí ọlọ́run wá lè yíò mọ́ mélòó mélòó sọ́dákọ̀ ọ̀tọ̀ wá ní pé àmánà ní pé bóyẹni ẹnìkan adé agbé nǹkan fún yín àmẹ́ni yìí gbọdọ̀ wí á ẹjẹ́ sí fídíò ní tafẹ́ gbé yìí fídíò yìí a wà sẹ́lẹ̀ sẹ́ni o síbẹ́ ni fẹ́ gbébọ́lá náwó sí ni ẹ̀ká àfẹ́ gbówó yìí ẹ̀sì ra oúnjẹ fáwọn èèyàn nìkan oúnjẹ tẹ̀rà kọ́ óyá oúnjẹ tààrà hmm, ní gbà kí n sí pọ́ ọ̀gẹ̀gẹ̀ láfẹ́ gbé rawa sáyé pé a ah, ẹ̀yìn ẹ̀yàn salamu alaikum ya ẹgbẹ́ sójú mi ẹsẹ́ sótìsẹ́t oyẹ sẹ́tẹ̀ a a ń fáwọn èèyàn ló ń jẹ nínú kí ní káwà bẹ̀rẹ̀ sí ní mọ̀ mi sí a kí ń bẹ̀rù pé kí sẹ́ra mọ́ bàjẹ́wájú ọlọ́run ṣe dákọ̀ já jìnà sáwọn akẹ́lẹ̀ ló tó bá fẹ́ fáwọn yìí kódà kò ní ìdíkò gbò afáfà kan wọ́n gbé kí wáwọn tí wọn ò ní láwùjọ mọ́ gbò afáfà wáwọn tí wọn ò ní láwùjọ yìí lọ síbẹ̀ fún ààrẹ táwọn táwọn yìí ní rí ọ púpọ̀ lọ síbẹ̀ ìsànwọ́n Fọwọ́kọ́ fún Allah ṣọ́bọ̀ ذلك اليوم لقاهم نظرة وسرورا وجزاهم بما صبروا جنة وحريرا أو تنسوا جنوبا ويطعمون على حبهم مسكينا ويتيما وأسيرا أن إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا àwọn tí wọ́n ń fáwọn èèyàn aláìní àwọn tí wọ́n wà lọ́gbẹ́ wọn àwọn igbá wo tó ń fún wọn lóúnjẹ wọ́n ń ṣe ń torí ọrún torí ẹnìkankan ìtorí Ọlọ́run àbínsẹ́ láàrín orí ríkún jẹ́ àwọn aláṣòkúrọ̀ àfẹ́ ìsan ẹmọ́ dúpẹ́ mú ẹmọ́ wọ́rí ẹmọ́ wọ́rí ẹmọ́ wọ́rí yes èyí tó bá sọ pé fún dúpẹ́ fẹ́dà ní mọ̀ dúpẹ́ fún pé èyí tí ó bá kí dúpẹ́ fún ẹ̀lọ́ dúpẹ́ fún Allah but kí ṣe táwọn fẹ́ tí wọn láàrín orí ríkún jẹ́ àwọn aláṣòkúrọ̀ in táwọn bí ẹwù ní yamal kiyama ẹwù gaba kí lọ́lọ́ ṣe fún kí náà pè fajazahum bima sabaru jannatan wa hariya fawaqahum Allahu sharra dhalika al-yawm ọlọ́kọ̀ọ́kọ́ láwọn kò níbi agbúrò ọjọ́ náà ọlọ́gbọ́n òsìsì fún ọ̀nà ni ọlọ́run wá sí kí ni ó wá fún ọ láìlì jẹ́nà wọ̀ in tán wà nù ìwọ tó ń wá orú yáyà ànábì ti jẹ́ kó yíwa ibi tó ń lọ ibi tó ń lọ ní pé yámàlì kìí yáma wọ́n fọ́ ọ lẹ́sẹ̀ wọ́n wà á wọ́n sọ sínú náà wọ́n ṣe kí ni wọ́n fáyẹ̀ lẹ́sẹ̀ wọ́n ṣe kí ni wọ́n sọ sínú náà in tí ó ṣe ni Allah subhanahu wa ta'ala kó sọ wá lẹ́ni tí ó lè ní so Allah adu ni bi Allah atun wọ́n sọ ide nípa a continue go khushu yẹn ní ọ̀la abi lawo jo mi Allah hada wa sallallahu alaihi wasallam ala muhammadin wa ala alihi wa ashabihi wa sallam wa subhanakallahumma wa bihamdika wa ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum